There are some passages in scripture. Àwọn ẹsẹ̀ àyọkà kan wà ní ilé ìwé mímọ́. That when I come across them. Pé kí rí wọn nínú bíbélì. And read them. Bí mo ti kà wọ́n. It bothers me. A máa kọ mí lóminú. It may not bother you if not spiritually eh, serious. wà ní ojú kan. To see what He is trying to tell you. Láti wo ohun tó ń gbìyànjú láti sọ. It is unto one passage we are going to turn this morning. Sílẹ̀ ṣèrọ lọ́dún kan báyìí la fẹ́ kọjú sí ní òwúrọ̀ yìí. Before we begin to pray again. Kó tó di àtúntẹ̀rẹ̀ sí gbàdúrà. In Galatians chapter four. Nínú ìwé Galatia orí kẹrin. Verse one. Ẹsẹ̀ kìíní. Galatians chapter four, verse 1. Galatians 4 1. Ìwé Gàlátíà orí kẹrin ẹsẹ̀ kìíní. If you are there, say yes. Ẹ ti sí ojú ìgbẹ̀jẹ̀ wípé bẹ́ẹ̀ ni. I wait for you to get to that place. Ó farabalẹ̀ ẹ sí ojú ìwé náà. Galatians chapter four verse one. Ìwé Gàlátíà orí kẹrin ẹsẹ̀ kìíní. Are you there now? Ẹ ti sí i báyìí. Now follow it carefully. Ó farabalẹ̀ ẹ máa bá a lọ. Now I say. Ǹjẹ́ mo wí pé. That the air nígbà tí àrólé as long as he is a child náà bá wà ní ìwé disparate nothing from the father kò yàtọ̀ nínú okun ti ẹrú. do it be none of Bó jẹ́ olúwa. But it's under tutors and governors. Ṣùgbọ́n ó wà lábẹ́ olùtọ́jú Until the time appointed of the father. Títí ti àkókò tí bàbá ti yàn tẹ́lẹ̀. Even so we. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwa. When we were children. Nígbà tí àwa wà ní èwe. Were in bondage. Àwa wà ní òde. When we were children. Nígbà tí àwa wà ní èwe. We were in bondage. Àwa wà ní òǹdè. Under the element of the world. Lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. Bondage under the element of the world. Ìpè lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. Ah! By the fact that. Ètò wa látàrí. We were children. Ìwé ìwá. For the next two minutes this morning. Fún àwọn ìṣẹ́jú díẹ̀ When you are not growing. Wọ́n máa bá yẹn sọ lórí tí mo pè ní nígbà tí o kò bá dàgbà. When you are not growing. Nígbà tí o kò bá dàgbà. For two minutes. Fún àwọn ìṣẹ́jú díẹ̀. Now I say. Nísìnyí ni mo wí pé. That the air pé àrólé. The end the one entitled to all the property everything the family and the, the, the father the mother has. Àrólé yẹn tí ó jogún gbogbo dúkìá bàbá àti ìyá. That person who has all the property. Ẹni náà tó ní gbogbo ohun ìní. As long as he remains a child, Níwọ̀n ìgbà tó bá sì wà ní èwe. It does not differ from a servant. Kò yàtọ̀ sí ẹrú. Although he is the master, he has everything. Ó tẹ̀ pé òun ni olú ohun gbogbo. And because he remains as a Africa. Bẹ́ẹ̀ nítorí ó sì It becomes subject to the bondage under the elements of this world. I give an example. A billionaire father. Having a two month old baby. He is a billionaire. But the air is just two months old. Láàrú olè Although that two months old child. Ó jẹ́ pé ọmọ tó jẹ́ ọmọ Automatically the owner of the billion. Wọ́n á ṣe ṣàkóso ọ̀rọ̀ ìyá. Tàbí ìṣòro different between that child and a servant. Ibi a is even better. Kò sí ìyàwó láàárín ọmọ yìí àti ẹrú. Ẹrú kọ́ fẹ̀ sàn jùlọ. a child. Ọmọdé ni. That two months old baby. Ọmọdé olóṣù méjì yìí. Who had about ten big bags the compound of his house. Tó ní àwọn ọkọ̀ bọ̀kìlì bíi mẹ́wàá tó bá ṣe sí lọ́ọ́ gba bàbá rẹ̀. Somebody dropped him on the floor. Ṣéyàn kan bá wá ṣe sílẹ̀ báyìí. He is happy. Kò lè rọ ara rẹ̀ lọ́wọ́. Man will beat him there. Òjò apamọ́ tó will beat him there. Òjò apamọ́. All kinds of people beat him there. Oríṣiríṣi nǹkan ni ó dé bá níbẹ̀. Wàá ló fà á. Ọmọdé ni. That explains why deliverance grant is full. Children. Ọmọdé a lot of adult babies in church. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà bí èwe ló kún ilé Ọlọ́run. Adults still wear pampa. Àwọn àgbàlagbà tí ìwé tí wọ́n ti ṣe níbi fún. Who are old but babies? Àwọn tó yẹ pé wọ́n ti dàgbà síbẹ̀ ìwé ni wọ́n. They have been long Imagine mountain of fire. Wọ́n ti pẹ́ lórí òkè náà. They have become born again for a long time. Ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ti ti àkọ́bí. But they have not grown. Ọmọ ò tí ì dàgbà. They didn't grow. Wọn ò dàgbà. How can you spend ten years in mountain of fire? Báwo ló ti lo ọdún mẹ́wàá lórí òkè náà àti sẹ́yìn yára? Àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ bí n fura pọ̀. Oṣù Kò ká ṣe kókó àdúrà. Father is gonna pray for me. Bàbá wa nínú olúwẹ̀ jẹ́ gbà. Àdúrà wọn tó gbọ́ àrùn rẹ̀ six times six times five. Mo fẹ́ lọ jóyè. Mo fẹ́ lọ jóyè. It means that you have not grown. You are just coming. Ṣé o tilẹ̀ dàgbà o dàgbà o kàn ń tẹ ọkọ̀ wà ń tẹ̀ ní? Na when the people just come to church, púpọ̀ ní àwọn èèyàn jẹ́pọ̀ kò ń wá sí ilé ọlọ́run. They have not grown. Oh, ò dàgbà. And because like that helpless baby. Bẹ́ẹ̀ bí ọmọ yìí tí ò lè rún ara rẹ̀ lọ́wọ́. They remain as children. Níwọ̀n ìgbà kan wà bí èwe. They are subject to all the elements of the world. Ó ṣeé ṣe sí àwọn ìpìlẹ̀ṣẹ̀ ẹ̀dá kó máa dà wọ́n láàmú. When Bible says elements of the world. Nígbà tí Pèlè only ń sọ nípa àwọn ìpìlẹ̀ṣẹ̀ ẹ̀dá. It's not only the weather. Ìyẹn ni pé kì í ṣe bí òjò ọjọ́ tó rí mú. Kì í ṣe òòrùn tàbí òjò. Not only the wind. But even enemies. Ṣùgbọ́n àwọn ọ̀tá pàápàá. Enemy. Àwọn ọ̀tá. Witches. Àwọn àjẹ́. Wizard. Familiar All kinds of petty Simply because. You remain as a child. Oh, wà A man drove to the University of Lagos. Ọkùnrin kan ó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọnú ọgbà fásitì Èkó yìí. a powerful jeep. Nínú ọkọ̀ bọ̀gìnì tó dáa. And he saw this girl. Tó bá rí ọ̀dọ́mọdébìnrin yìí. A young lady. Ọ̀dọ́mọdébìnrin ni Vazi. Ń bíá. She told me where to go. Ó lè fi títà ìhàn mi. The girl said, uh, uh, that's, that's, that's the place ọmọdébìnrin náà bá kó dà sẹ́yìn lónìí. no no no enter this car come and show me come and show me. wọ́n fẹ́ kọ wọ́n lọ kọ mi wá sí ibẹ̀ hàn mí. he the car. ọmọ náà bá pọ́ọ̀tì ló bá wọ ọkọ. and that was the last thing she could remember. òun tó kẹ́yìn sí ọ̀dọ́ ọmọdébìnrin lè rántí di eléyìí. she was not accessible. wà á mọ tó ń ṣe mọ́. inside the car this man with grey hair. nínú ọkọ̀ yìí ọkùnrin tó ń lé ewu lórí. may God be destroy first man in the name of Jesus. bí ọlọ́run tó pa irú àwọn this man with grey hair womb of the girl. Ló bá gbá ikùn ilé ọmọ ọ̀dọ́mọdébìnrin. And got a cowry. Ló bá mú owó ẹyọ jáde. Irú báyìí sọ Blake Gasa, but sáré ìwú ṣe wò. Kó o rí bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nínú ọgbà wọn bíbáyìí. Cowry. Owó ẹyọ. Àtẹ̀yìn sí. Nítorí. I remove this from a womb. Ó láti nínú ilé ọmọ rẹ ni mo ti mú ilé rẹ. Want the rest to be removed. Tó bá fẹ́ ká mú owó ẹ tó kù nínú ikùn rẹ jáde. I must sleep with you. Mo láti kọ́ ọ ní àṣepọ̀. Ó mọ̀ dájà mi bá jù. Àbábá ń pé àní ní ìsìn yóò tí ì mọ ọkùnrin. Kọ́lé yọ̀fẹ́ bájú àyè ọ̀f káwé ní ẹ̀wú. Pé o pé ra rẹ̀ ń tí ìṣe àbálẹ̀ rẹ̀ owó ẹ̀ yóò It was at the back of that jeep. Ní ẹ̀yìn ọkọ̀ pọ̀tìlì yìí. This old man is dragging this eighteen year old girl. Ní bàbá arúgbó yìí ló ti jẹ́ àbálẹ̀ ọmọ ọdún méjìdínlógún. That's not that's not where I'm going. Ṣé ẹ̀kọ́ ni mo fẹ́ sọ gidigidi? The girl does not come to mountain of fire. Ọmọdékùnrin ní orí òkè náà ṣe ìyànà kan ló ń wá. But the officer in charge of first place in University of Lagos. Ṣùgbọ́n ọ̀gá tó wà ní ìṣàkóso orú bẹ́ẹ̀ ni. Kíkù jẹ́ mú ọ̀dọ́mọdékùnrin. Àwọn bọ́tà ń da ìdí òbí bẹ́ẹ̀ ní ìfúlẹ̀ tí wọ́n tàkùn. Ló bá mú ọ̀dọ́mọdékùnrin náà wá sí ọ̀dọ̀ My first question ìbéèrè kìíní tí mo béèrè lọ́wọ́. Are you born again? Ṣé o ti di àtúndí? He said yes. Mo ní bẹ́ẹ̀ ni. Which church do you attend? Ṣé òun ló máa ń lọ? He told me the name of the church is Pentecostal church. Ó dárúkọ ìjọ tó ń lọ ìjọ ẹlẹ́mìí. Have you received the baptism of the Holy Ghost? Mo tẹ̀síwájú pé mo ti gba ìbáṣepọ̀ ti ẹ̀mí mímọ́. No. Rárá. táwọn bẹ̀rẹ̀ ní kò. and you are fighting anti jezebel called adige. o sì ń bá àwọn tó kọjú sí ìmúra bíi jezebel ìjà ní ẹni rẹ̀. báwo ni kò tó lẹ́ fọ́pánì nítorí pọ́n kò múra. you have not grown. àìsí àná ni o ti ìdàgbọ́. your spiritual lily kò ti dùn tùkùté yan bàbá yan nípa ti ẹ̀mí. you don grow that's the problem. o ti ìdàgbà ìṣòro tó dé bá mi. àdúgbò the enemy is just giving you here and there. ìdí ìrẹ̀lẹ̀ tí ọ̀sán fi ń tì ọ́ tó ń tì ọ́ sí i. because the bible says. bíbélì sọ fún wa. now I say unto you. ẹni sìn ni mo wí fún yín. the earth role as long as he remains as a child. níwọ̀n ìgbà tó bá sì wà léèwé. although his father has everything. ó ṣe é bàbá rẹ̀ ló ní gbogbo he does not differ from his father. ó yàtọ̀ sí ẹ̀rú. you can see one house Catholic. Ẹ wá lè rí sí ọmọ They used to beat up babies sometimes. Wọ́n máa ń ṣe sí àwọn ọmọ ọwọ́ nígbà You must have had examples. We sing out boys. A ti rí àwọn ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin. Children with babies they are supposed to look after. Ni wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọwọ́ tó yẹ kó máa tó. We sing out girls. A ti rí àwọn ọmọ ọ̀dọ̀ lóbìnrin. of little girls. Ni want. lu àwọn ìwé àwọn ọmọ kéékèèké tó ti kí ìtọ́jú wọn. We sing maids. A ti rí àwọn ọmọ Putting babies in the fridge. You want ń pín àwọn more. ọwọ́ tí wọ́n Many kidnapped people. Ọ̀pọ̀ hmm. àwọn tí wọ́n jí gbé. Unfortunately láàánú. that have been used for ritual. èyí tí wọ́n ti lò fún èsì. many of them are Christians. púpọ̀ nínú wọn kìtẹ́nì ni wọ́n. they go to church. wọ́n á máa lọ sí ilé ọlọ́run. but they have not grown. ṣùgbọ́n wọn ò dàgbà ní. so when grow to a level. òní tó bá dàgbà bẹ́ẹ̀ ìpínlẹ̀ kan. certain things just can't happen to you. ó ní àwọn ọ̀pọ̀pọ̀ tí ò tilẹ̀ dé. see my friend. ẹ wo ọ̀rẹ́ mi. it's all crowd at Enigo bus stop. ó rí ọ̀pọ̀lọpọ̀ èrò ní ibùdókọ̀ lóyìnbó. and stop his car so give them this. òun náà bá dúró láti pè wọ́n sínú ọkọ̀. ẹni tó tó la di bá one person la di fún àwọn mẹ́ta he was dropping them when they got to their bus stop. it now remained the man the man that they put at the front. they were chatting. wọ́n jọ talking. I love the service. The man put the hand in his pocket. Brought out the horn. And began to talk. What they say to the leaf the leaf will hear. What they say to this that, will do. Tó bá wí sílẹ̀ ni ó ṣe. The time they told Oromila to go and do something, he didn't do it very well. Somebody did this, somebody did that. Nígbà tó fọ́ Oromila tó lọ oh, My friend was still driving. My friend now. Ó ní sìn. And pack this car and give me the key. Bí ọkùnrin ti sí ẹ̀gbẹ́ kan kò sì fún mi ní kọ́kọ́rọ́ rẹ̀. This can give me the key. Ọkùnrin ti fẹ́ sọ̀kan kò sí kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́. My friend looked at him. Bàtà rẹ̀ mi wò ó. And smiled. Bàrẹ̀ rẹ̀ yìí. Why did you change our topic now? Àlọ́wà yí àkórí ọ̀rọ̀ tá à ń sọ padà. Wọ́n sọ wọ́n láti wọ̀ sọ́kàlà bá ṣàyẹ̀ náà ṣe sọ́kàlà bá something else. Ọ̀tọ̀ ni wọ́n tá à ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ìṣòro mẹ́rin ní nǹkan mìíràn. My friend Pat Dukan. Ọlọ́run bá bí ọkọ̀ jẹ́ But if my friend was a spiritual dwarf. jẹ́ bàbá nípa ti ọ̀rẹ́. Or the Those who are not bold enough to tell people, they look. I don't dress like this because I'm a child of God. Àwọn tí wọ́n ní ìpè àkọ́kọ́ yẹn pé àmì kì í múra bí Jésùbẹ́lì. Ọmọ Ọlọ́run ni nínú náà captured my friend Ibu. Wọn ò bá ti fi ìrọ̀rùn. Ìlú rẹ̀ ní my alika. Wọ́n pàdánù ẹ̀mí rẹ̀, wọ́n ti pàdánù ọkọ̀ rẹ̀. Àrólé as long as the main Níwọ̀n ìgbà tó bá wà yé ìwé. Respect the work of Sama. Yàtọ̀ sí ẹrú. And so the enemy will just be pushing them here and there. Nípa bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ọkọ̀ máa tìsí àpò. And so you will be needing that constant deliverance. Nípa bẹ́ẹ̀ ó máa wá nílò sílẹ̀ àti ìgbàdé ìgbà yìí. Because you did not go. Nítorí pé o kọ̀ láti dàgbà. You refuse to go. O kọ̀ o fẹ́ dàgbà. You are a baby in the temple. Ọmọ ọwọ́ ló jẹ́ ní inú tẹ́ńtìlì. That's why they look for very patient teachers to teach children. Tirẹ̀ yìí láti máa ń wọ àwọn olùkọ́ tó ní sùúrù láti máa kọ́ ọ̀rọ̀ ìwé. If you are not patient, you will run mad in that class. Kì í ṣe tó o bá jẹ́ olùkọ́ ní sùúrù, ó fẹ́ ya wèrè nínú kíláàsì tó ti kọ́. Run mad in the class. Ó fẹ́ ya ya wèrè. Ṣé ẹjú mi ti ṣàyà tó kí máa fẹ́ jù? Olùkọ́ ojú ẹ̀ fẹ́ jù. Ẹ thinking me. Eléyìí já mi lé ẹ̀kọ́ náà. Excuse me, he said, is is is is is is fighting on my face. Olùkọ́ eléyìí tó sí mi lójú. Aynen aynen ben. Oraya bir yol yok. Ben ben ki. Hey yürü yürü. Ben tam bir sürü. Hani wa mo ben ki lo wa do mi ba is ka ma pa ni lo people ni. Ya teaching children class. Àwọn mo pe pe lo ko. Here lies the problem of pastor. Ni ni la ti ni se wa ala to nde ba won. Why many pastors are dying young? Ni o ti ago to ko fi kule we. Why many of them don't seem to be enjoying their life? Ti re ti ọ̀pọ̀lọpọ̀ wọn lo ti ago to pastor ayé wọn. They are pastoring babies. Àwọn ìwé òun ni wọ́n ń ṣọ́ àgùntàn lórí babies. Àwọn ìwé ni wọ́n jẹ́ òdìgbò àbùtọ̀ fún. Make up your mind. Pinnu inú ọkàn where you are. Ìgbésẹ̀ ẹ wà. God rule. Ọlọ́run. The rule of God. Òfin Ọlọ́run. For all living things. Fún gbogbo ohun tó ní ẹ̀mí. Is that they must grow. Òun ni pé wọ́n láti máa dàgbà. Whether plant. Bóyá irúgbìn. Animal. Bóyá ẹranko. They must grow. Títọ́jọ́ wọn láti dàgbà. God rule. Òfin ti God's rule for your spiritual life. Is that you must grow. It's important to grow. Ó ṣe If you do not grow. Tó o bá wá You die. Ó kú. Very simple that begins where growth ends. Ìkú ó máa ń bẹ̀rẹ̀ níbi tí ìdàgbàsókè bá kàn. When something stops growing. Nígbà tí nǹkan bá dẹ́kun àti máa dàgbà. It goes into a process of stagnancy. Àwa lọ sínú ètò dídánikú sí ojú kan. And then from that stagnancy, it goes into a process of decay. Láti ètò dídánikú sí ojú kan, àwa lọ sínú ipò jíjẹrà. Ṣé ìyá lókè àti mi náà? Ẹ ṣe wò mí nísìnyí. Wẹ́n náà. Nígbà olókùn yìí. Did you sit down? Yóò farabalẹ̀ jókòó. And talk to God for thirty minutes. Tó wá bọ́ ọlọ́run sọ̀rọ̀ fún ọgbọ̀n ìṣẹ́jú. I'm not talking about prayer. Mi ò sọ nípa àdúrà báyìí. Because most of the prayers we pray. Òní púpọ̀ nínú àwọn àdúrà tẹ máa ń gbà. Their prayers for ourselves. Wọ́n sí àdúrà fún ara wa. Talk to him. Ẹ bá a sọ̀rọ̀. Why not? Nígbà olókùn yìí. Did you see a vision of heaven? Mi ò rí ìrọ̀ ọ̀run. Why not? Nígbà olókùn yìí. Did heaven sit you down? Mi ọ̀run pè ọjọ́ kan. I say come come. Ó ní wá. You are doing well here. Ó ṣe dára ní oríta tó wà yìí. well here. Ó ṣe dára níbí ìbàdàn. You are not doing well here. Pẹ̀lú lè yóò ṣe dára. When last did you sit down? Nígbà wo lo wà ní ìjókòó? To access your spiritual life. Láti ṣe àyẹ̀wò ìgbé ayé ti ẹ̀mí rẹ̀. Am I growing higher? Ṣé mò ń ga sí mò ń dàgbà sí am I just getting fat? Àbí mo kàn ń lójú kan? There is a difference between growing taller and getting fat. Ìyàtọ̀ wà sí ọmọ àgbàgbà ní gíga àti kó máa fọ́nra. Not all growth is good. The growth that is good is vertical growth to God. When a thing stops growing, it grows into a process of stagnancy. And the stagnancy goes to decay. When you say a mature church, nígbàtẹ́ bá rí ìjọ tó ti dàgbà. maturity as a church requires maturity as individuals. ìdàgbàsókè gẹ́gẹ́ bí ìjọ ó dá lórí ìdàgbàsókè gẹ́gẹ́ bí ọ̀kọ̀ọ̀kan nínú ọmọ ìjọ. the reason you are still losing your temper and you are fighting you are talking you are gossiping you are dancing is because you have not grown. títí rẹ̀ tó ṣe there are plenty of adults with diapers in the choir in the offering, in the congregation. Púpọ̀ nínú àwọn one tí wọ́n What pé wọ́n ní ìlédè ní ìdí wọn, wọ́n wà nínú ẹgbẹ́ akọrin, wọ́n wà nínú ẹgbẹ́ àwọn olùsọ́nà. There is no group. wọn ò dàgbà mean? They are just going about carrying to the body. Wọ́n kàn ń lọ káàkiri wọ́n ti ń pé ìtòkàn fi ń bọ́ ọmọ kékeré. to the bottle they cannot eat solid meat. wọn ò lè dún oúnjẹ meat. wọn ò lè dún oúnjẹ tó lè. to the bottle. omi oúnjẹ bí olóògbé. you don't see them come and say sir. Ah, God gave me a revelation. Ọlọ́run fún mi sí ìran kan. God told me this, God told me that. Ọlọ́run sọ báyìí, Ọlọ́run sọ eléyìí fún mi. Máa rárá ẹ̀ lè gbọ́ lẹ́nu wọn. Ṣé ìsọ̀bí this is bad. this, this is bad, this that is bad, this that is bad. Ṣé wọ́n máa gbọ́ lẹ́nu wọn pé eléyìí tó ṣe ìkúkúrú, eléyìí tó ṣe òtẹ́, eléyìí tó ṣe òkú sílẹ̀ It is easier. Ohun To grow old. Láti dàgbà sí ipò arúgbó. Than to grow up ju kéèyàn dàgbà sókè lọ. Person can go home and is not good up position. The most destructive thing to your salvation. Ohun tó lè pa ìgbàlà rẹ̀ pátápátá jùlọ. Is to be constant to remain as you are. Others who are, are hearing God, you are not hearing God, and you are comfortable. Others can speak in two or three four spiritual languages, you can't even speak in one and you are comfortable. God is looking for believers who will change this generation for Jesus. Ọlọ́run ó wà wọn nígbàgbọ́ tí wọ́n ní ìrántá wà padà fún Jésù. And they must grow. Wọ́n sì ní láti dàgbà. Papa, Mọ́lá is a serious situation. Ipò pàtàkì lè sì jẹ́. And I want you to understand this very well. Mo ti fẹ́ kí òye rẹ̀ kó yé dáadáa. When you are stagnant. Nígbà tó bá wà ní ojú kan. You remain the same way you are. Ó wà bó ti ṣe wà the enemy will have a field day troubling your life. But the truth is this. If you don't grow from within. Tó o bá dàgbà láti inú. You can't grow from without. O ò lè dàgbà síta. Your growth ìdàgbàsókè rẹ. Maybe the growth of what you are living again. Á jẹ́ ìdàgbàsókè ohun tó ń ṣe. Your speed. Kò sí sáré. Kò sí the speed of that spiritual growth that you have. Á jẹ́ ìsáré ìdàgbàsókè ti ẹ̀mí tó ní. God is looking for Christians. Ọlọ́run wá àwọn kìíṣẹ́. Who are ready to be on fire. Bí wọ́n ṣe tán láti ní iná nínú. On fire for God. Ní iná nínú fún Ọlọ́run. If I close the service now bá parí ìsìnkú kásóré rẹ̀. everybody here. ní gbogbo ètò wà ní. and I give am back. pẹ̀lú wá fún wọn ní ìwé pélété tó fi ń kí ìrere. make sure you preach to ten people before you go home. ẹ̀rí dájú pé wà á sọ̀rọ̀ lọ́wọ́ fún ìyàn mẹ́wàá kó tó di kẹ̀kọ́ rí sílé. sáwọn ọ̀rọ̀ ni wọ́n. ọ̀ ní òun sá lọ. not me. èmi kọ́. don't want to talk to anybody. o fẹ́ bẹ́ni kẹ́ni. kàrọ̀ ọ̀nà talk to anybody. o lè ṣiṣẹ́ àbúrò lọ́wọ́. ó tún a máa tì mí. talk about Jesus. láti sọ̀rọ̀ nípa Jésù. ẹjọ́ communicate. nípa tó kàn wá sí ilé Ọlọ́run. dana good. o dana. the demon worship we do as superstition. Wọ́n rí àwọn ètò ìbọ̀dùsà tá à ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àhesọ. The sin of the Lord is actually the problem. Wọ́n wá mọ̀ pé ìṣòro tó ṣàlẹ̀ gbọ̀ngàn yẹn lẹ́yìn. Many say worship this, worship that. Àwọn mi àwọn fẹ́ ẹsìn eléyìí ẹbọ yẹn. And the men don't understand. Ìfọ̀ yé ìyàpọ̀ yé àwọn. Some of the things are not clear to them. Ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin wọ̀nyí kò yé wọn. There was a time a wife evangelist came to Nigeria. And they brought a woman to him. Wọ́n The man of God this woman has been pregnant for five years. But no, that's not possible. Pregnancy is my man. Ọ̀sùn mẹ́wàá náà It's not his fault. Ẹbí He does not know. Kò mọ̀ That's why we should go back to our early father. Ìdí rẹ̀ lé have many characteristics that modern day Christians don't have. Àwọn bàbá ńlá wa nínú ìgbàgbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àmúyẹ tí àwọn kìí ṣe Àwọn bàbá wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ have some characteristics we don't have. Wọ́n ní àwọn àmúyẹ kan tí àwa ti tẹ́lẹ̀ tẹ́ mí yóò ní. Wọ́n lọ fọ Fọlásìn lọ́wọ́ Fẹ́lí mi. Ọ̀pọ̀ nínú àwọn bàbá wa nínú wa ń sọ fún mi in those days. Ẹni ìgbà tí àwọn you come to church. Ṣé tó bá wá sí ilé Ọlọ́run? Christian. Because the pastor is going to come in from the back door. Nítorí pé láti ilẹ̀kùn ẹ̀kúnlé ni olùjọ́ àgbà wọlé ilé ọlọ́run. When he's coming in, tó bá ti ń wọlé bọ̀, he will tap you. A fọwọ́ sọ. Brother. Arákùnrin. You are the one that is doing the opening prayer. Ẹ̀rẹ̀ ó sàdúrà Sister. You are going to read the lesson. Ẹ̀yin Brother we are preaching today. so he said what that did to them. It got all of them on fire. so everybody came to church prepared. nípa and so just one minute prayer those guys need to pray. nípa báyìí ìwà àdúrà wà ìṣẹ́jú kan sí àwọn all prepared. nítorí pé gbogbo wọn ti múra not a generation who will come to church sí ilé ọlọ́run. It's their phone they are playing with. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni wọ́n fi ṣeré. A generation who will not read the Bible. Ìrántí kì í ka A generation who do not know memory verses. Ìrántí ìrántí ò ní ẹ̀kọ́ ọlọ́run lórí. A generation that hear those girls. Some are still dancing away in churches now. Àwọn mìíràn nínú àwọn ìjọ mìíràn máa wọ́n fi ju ayé wọn lọ báyìí. As if Jesus died so that they can dance. Bẹ́ẹ̀ni pé Jésù kú kọ́ lè máa jó. Bẹ́ẹ̀ni in the house of God. tó in the house of God. they are still preaching this fundamental small primary school sermon to them don't commit fornication don't steal don't gossip they are still telling you that you have not grown you are going nowhere the devil just for the day. Àwọn ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbàgbọ́ bí ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ má ṣàṣèrè má ṣe pàṣẹ́dà má parọ́ gbogbo rẹ̀ ni wọ́n sì ń kọ́ wọn nítorí pé má ṣe lẹ́yìn ẹ̀sùn wá gbọ́. Bí ẹ̀ àrólé as long as is a child. Níwọ̀n ìgbà tó bá kù dé Different not from his father. Although he has his father has everything. But the father is helpless now. Wọ́n bàbá rẹ̀ wà yéèkì kò lè ràn án lọ́wọ́. Sísá. Nítorí pé ìwé ni sísá. That's why the Bible says, Who unto you, people who? When your king is a child. And your princes are eating breakfast. Àwọn aláṣẹyé kan bàbá wọn sì wá ń di oúnjẹ òwúrọ̀. Ṣé wù? Ó lè ṣe é ní your Kí Olùfẹ̀ta. Nígbà tí àwọn ọba yín bá jèrè. Same problem Nigeria now. Bákan ló ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. The men who claim to believe that this country just babies in dire path. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó sọ pé àwọn tí olórí lórílẹ̀-èdè yìí wọ́n kàn sí ìwé tó wà nínú ìlédìí. Bàtà fọ́fọ́ lásán náà làjà. Àwọn bàbá ńlá wa wọ̀n rí bẹ̀rẹ̀ àwọn bàbá. They have characteristics we need to go and find out and follow. Wọ́n ní àwọn àmúyẹ ilẹ̀ ká lọ ṣe ìwádìí ká sì máa tẹ̀lé. One, ìkíni rẹ̀. The spiritual climate of their meeting is fighting. Ìgbé ayé ti ẹ̀mí wọn. Ó jẹ́ tó máa ń wọ. Where they meet, the spiritual climate is fighting. Níbi tí wọ́n bá fi ń ṣe ìpàdé bí afẹ́fẹ́ àti tó wà ní àwùjọ wọn bá ti wà, a máa kọ́ni lóminú dáadáa. When you walk into their meeting. Tí o bá bí àárín wọn you can sense that something is different here. Ìwọ náà mọ̀ pé ìkọ̀kọ́ yàtọ̀. You know that you are in a different environment. Àwọn mọ̀ pé agbègbè tó yàtọ̀ pátápátá ló. They the spiritual climate of their parents. Wọ́n kì í ṣàkóso láyé nípa bí agbègbè kan wà. Those our early fathers. They contended aggressively with the heavens. Wọ́n máa Ọ̀mì ọmọ ń bá àwọn ọ̀run jà gidigidi. They are equipped with this anointing that causes spiritual change. Wọ́n ní àmì òróró tó máa ń bàjọ́ tó máa ń mú ìyípadà ti ẹ̀mí wá. Their music is different from our music. Orin tó ń gbọ́ nípa ló yàtọ̀ sí orin wa lóde. Their songs are not very nice. Àwọn orin wọn kò dùn létí ìjọba abẹ́rẹ́. they are commanding. Ṣùgbọ́n wọ́n ní àṣẹ nínú. Decree. Wọ́n ní ohun àṣẹ nínú. Their songs decree the will of God prophetically with great presence to come to pass. Àwọn orin wọn wá máa pàṣẹ pé kí a That the ones who sing. We are able to go up and take that on. Àwa lè lọ láti gba ìlú náà. To spread our from Jordan to the sea. Láti gba the giants may be on our way to the land. Bí God will give us thee. Dájúdájú ọlọ́run Move on to the right of God. Move on to the right of move on to the right of fire of Move on to the right of move on to the right of move on to the right of fire of God. That the ones who sing like that, I want to not spoil you. That the one who only goes arise in your power, this, is are their songs. Àwọn náà our holy fathers are very confrontational. In the realm of the spirit. They have a high level of boldness which we don't have now. They confront and tear down so many things that are boasting. And they are so highly committed. And dedicated. said to Jesus, I, I, I, I, when I was a small boy, I see there was a man in our church then, he became a Christian. When he became a Christian, he had 15 wives. mo mọ̀ nígbà tí mo ṣe ìgbésẹ̀ tí ọ̀dọ́mọdékùnrin mo mọ kìrìsìtẹ́nì kan nígbà tó di àkùrí ìyàwó márùndínlógún ló ní. he gave them up one by one and retained just the first wife. lẹ́yìn ọkọ̀ọ̀kan lórí kan máa ṣe dáfúrà fún un ìyàwó kìíní tó fẹ́ ìkò nìkan ló ti wà lọ́dọ̀ rẹ̀. in order to serve Jesus. ó ba lè sin Jésù. but the modern day man. ṣùgbọ́n ọkùnrin òde òní. has a good wife at home. ìyàwó dáadáa ló ní ilé. he's still looking for fair women on the street. síbẹ̀ ó sì ń wá àwọn obìnrin mìíràn ní òpópónà and you find uh, the Bible in his hand. Ẹ ó sì wá rí bíbélì nínú ìfàlọ́wọ́ No wonder. Apálá jọ. The enemy is just dealing with us anyhow. Our ancient fathers. They are not noisy but they carry spiritual strength. Wọ́n kì í ṣe aláriwo They are fervent militant life. They knew the words of God and the ways of God. They are carry out of revival. Wọ́n jẹ́ kí The minister with fresh prophetic impact. They have an anointing. Wọ́n ní àbúrò. That nobody can contest. let Ṣé ẹnikẹ́ni ò lè dojúkọ? I want you to understand this very very well. Mo fẹ́ kí òye eléyìí kó yé yín dáadáa. They establish. They establish. Wọ́n They bless. Wọ́n máa tú the food. The route. Wọ́n máa pàṣú. The plan. Wọ́n máa gbìn. The bill. Wọ́n máa kọ́. The guy. Wọ́n máa kọ́. The govern. Wọ́n máa ṣàkóso. The library. Wọ́n máa sọ ní òmìnira. The set the pay. Wọ́n máa ṣe àpẹẹrẹ lélẹ̀. The sell. Wọ́n máa rọ. The train. Wọ́n máa kọ́. The influence. Wọ́n máa fúnni ní ìmísí. The battle. Wọ́n máa jagun. Why are not like them? Lọ́wọ́ dé táwa náà wá dàbí àwọn. Simple answer. Dáhùn tó rọrùn most of us are not growing. Púpọ̀ nínú wa ní àwòdàgbà. We are not growing. Àwòdàgbà. It's a cry of heaven. Ó jẹ́ ìpè tó ń ti òwúrọ̀. If there is any lamentation from God on current day Christians. Bí ìkó òwúrọ̀ ẹ̀kọ́ bá wà tó ń ti ọ̀rọ̀ wá lórí ọ̀wọ́ kìí ṣe. It is the lamentation that most of them are babies. Ìkó òwúrọ̀ pé púpọ̀ nínú wọn ọmọ ọwọ́ ni. Wọ́n ló dé alẹ́ kọ̀ọ̀dà ọmọ tó yàtọ̀ tó sì. I'm not I'm not saying you are not a professor. Mi ò I'm not saying you are not a doctor. Mi ò I'm not saying you don't have massage degree. Mo ò I'm not saying that you don't have a good profession. Mo ní ẹ̀rù ní iṣẹ́ òjò tó da lọ́wọ́. Yẹ maybe you are growing your career. O yẹ iṣẹ́ àpàdé ní iṣẹ́ òjò yín. For career growth is different from spiritual growth. Ìgbà ìdàgbàsókè nínú iṣẹ́ òjò yín ó yàtọ̀ sí ìdàgbàsókè tiẹ̀. One of the best professors that this country has ever produced. Ọ̀kan nínú àwọn professor tó dára jùlọ tí orílẹ̀-èdè ní. Who became a professor at the age of twenty-seven. Ó yẹ kó wọ́n wá di professor nígbà tó jẹ́ ọmọ ọdún mẹ́ta. And he was an illiterate man. Ó jẹ́ ọkùnrin tí ò mọ̀ ọkọ̀ mọ̀ ọkà. He went to his office. Ọkùnrin tí ò mọ̀ ọkọ̀ mọ̀ ọkà fún ọkọ̀ lọ. Two fingers at his hand. Ó bá ti nọ ni. a méjì and he went blind. ojú rẹ̀ where is the professor now? níbo wá ni oyè professor wà? nothing sí ohunkóhun. So if you don't go. Orí náà tó o bá dà. You do not differ from a child. O yàtọ̀ sí ọmọ ọwọ́. And you are going to be troubled by bondage and elements of this world. Àwọn ìṣèkùn àti ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá kò máa yè jà ọ́ I want you to make up your mind this morning. Fẹ́ pinnu lówùrọ̀ yìí. It is I don't want to be where I was last year spiritually. Ṣé nípa ti mo fẹ́ wà níbi tí mo wà ní ọdún tó kọjá? I want to grow beyond here. Mo fẹ́ láti dàgbà sáyọ oríta. I must be better than I was spiritually last year. Èmi láti sùn wọ̀n nípa ti ẹ̀mí ti fún oṣù wà lọ́dún tó kọjá lọ. Last year I could not witness to people I can witness now. Lọ́dún tó kọjá mi ò lè jẹ́rìí kí sì fún àwọn ènìyàn. Oníṣìí mo lè jẹ́rìí. Last year I cannot pray for two hours non stop. I can do it now. Lọ́dún tó kọjá mi ò lè gbà àdúrà wákàtí méjì. Ṣùgbọ́n níṣìí mo lè gbà àdúrà. I never read the Bible through my life. I'm reading now. Mi ò ka bíbélì jà ń rárá láyé mi. Ṣùgbọ́n níṣìí mo lè gbà àdúrà. Do you know that the primary school kindergarten farm or senior party some people here don find? Ǹjẹ́ mọ̀ pé àwẹ̀ ṣàǹtà fún apá gbọ́dọ̀ kan lọ́wọ́ tí ṣe àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ni ò ń gbà ní ìlú two thousand five. ọmọ mi ò láàrin wájú ọ̀hún sí ìgbà lọ́nà àìlú ẹ máa sọ pé mi ò mọ̀ mo mọ̀ twenty two thousand five. ọmọ mi ò sí ìgbà even very fair some money to their car before I eat Where do you think you are heading to with that kind of life. Where do you think ayé are going to? Kòlòrò kò kọjú serious matter. Pàtàkì ilé ọ̀rọ̀ yìí. Àrò àgbọ́nà sí the star. Níwọ̀n ìgbà tó bá wà ní ìwé. Not from the servant. Kò yàtọ̀ sí. But the subject to bondage and elements of this world. Ṣùgbọ́n wà lábẹ́ ìṣèkùn tí ẹ̀ ṣẹ̀dá ayé yìí. The Bible gives us several marks. Bíbélì fún wa ní àwọn àmì lónírúurú wọn. By which we can measure spiritual growth. Nípa ìtàlẹ̀ ṣe òdiwọ̀n ìgbé ìdàgbàsókè ti ẹ̀mí wa. One mark. Àmì kan. By which you and can know. Nípa tí ìka tí ìwọ àti èmi ti lè mọ̀. That you are going, Pé òun dàgbà. Is ability. Òun ni ìfá. To teach others. Láti máa kọ́ àwọn ẹlòmíràn. The way of God. Ní ọ̀nà Olúwa. Ability pàtó ní is to teach others. láti máa kọ́ àwọn ẹlòmíràn. the way of God. lé ọ̀nà ọlọ́run. in Hebrew chapter five. ní inú ìwé Hébérù orí ìkarùn-ún. Hebrews 5. Ìwé Hébérù orí karùn-ún. From verse 11. Láti ẹsẹ̀ kọkànlá. Hebrews 5:11. So the time you have to be teacher. Ní àkókò tó yẹ kí You need that one teacher again. Who tún be the first principles of the oracles of God. And I become such a half need of milk and not of strong milk. For everyone that uses milk is unfruitful in the word of righteousness for it's a baby. But some who belong to them that are foolish. Ṣùgbọ́n Even those who by reason of use have their senses exercised to discern both good and evil. Àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọkọ wọn láti fi ìyàtọ̀ sáàárín rere àti búburú. And it goes on ó sì tẹ̀síwájú. In Hebrew chapter six. Nínú ìwé Hébérù orí ìjẹ́. Therefore, òní nítorí náà. Living the principles of the doctrine of Christ. Bí a fi ìpìlẹ̀kẹ́ ẹ̀kọ́ Let us go to perfection. Bí a lọ sí pípé. Not laying again the foundation of repentance from dead work. Ní àìkú sí ìpìlẹ̀ ìrònúkúdà kúrò nínú òkú iṣẹ́ sílẹ̀. So this is I'm going to read now. Òní náà àwọn ọkọ tí wọ́n kà sí etí ìkọ́ Paul calls it. Paul ó pè wọ́n ní. Primary school teaching of Christianity. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ foundation, foundation class. Preliminary class. Nursery school, nursery school. Nursery school of the spirit. What are the subjects you are teaching there? Repentance from dead work. Faith towards God. Ìgbàgbọ́ nínú doctrine of baptism. Laying of hands. Resurrection of the dead. And eternal judgment. Àti ti ìdájọ́ this one smart and dismal thing. But they should not be telling you again again those words. Ìyẹn ni pé wọn Whether you are in the family You are the husband, you are the wife. When you lack ability to teach others the grace of God. You are not grown. Daddy, you are not grown. You can't preach in the house, you can't minister to anybody, you don't know your Bible, you are not grown. Ẹ ò lè wàásù ọlọ́run ní inú ilé, ẹ ò lè You must Christian. You will be teaching others. Wọ́n a walking towards that direction. Bí wọ́n máa rìn sí sàkánì eléyìí. That's one sign that you are going. Eléyìí ni àmì kìíní tẹ ó fi lò yourself, ask yourself question. Ilẹ̀ wá béèrè ìbéèrè lọ́wọ́ ara How many people? Ènìyàn mélòó? Have you led to Christ successfully? Ní ẹbí dání wọn sí ọ̀dọ̀ Kristi. In your last five years as a Christian. Ní ọdún márùn-ún ní sẹ́yìn gẹ́gẹ́ bí Kìsẹ́nì. But you can point to. How can you be sitting consecutively in the office and think the secretary will follow you to church? Báwo lè ṣe you, ní ìbálòpọ̀ pẹ̀lú akọ̀wé yín ní ibi iṣẹ́? Tẹ̀wárò bá kẹ́ ń lọ sí ilé ọlọ́run. Ṣé ìṣọ̀ bọ̀ sí ṣíkì convert to legal possible? Ẹ̀ ń bá ọ̀gá yín ní àṣepọ̀ ní ibi iṣẹ́. Wọ́n rò pé ó yí ọ padà padà sí ọ̀dọ́dọ̀ kò ní ṣe. It is better to die hungry and as a pauper ó sàn kéèyàn kún ní ilé di àbíkẹ́ aláṣẹ. than to sell your body for any man. ju láti ta àgọ́ ara rẹ fún ọkùnrin. ọ̀rẹ́ jẹ́ ẹjí ìdúkọ́sọ̀ bọ́ngà ẹ̀ka kí ni bẹ́tà. látòrí ebi ló ṣe é ṣe ṣe kó ṣe é dúró ebi bẹ̀ jẹ́ kó kú pa ọ́. because what you are going to get out of it. nítorí pé ohun tí ó ti ibẹ̀ jáde sí ìsìn. getting out getting out will be practically impossible to you now. láti kọ́ nínú ràbọ̀ràbọ̀ rẹ̀ ó lè jẹun tó ò ní ṣe é ṣe fún ọ. You enter hellfire again. O tún kọ́ ọmọ sí ọ̀rọ̀ àpáàdì. So that's the first mark. Oyinú àmì tàbí mọ̀. Second mark that you have grown. Àmì kejì tó fi mọ̀ fún dàgbà. Is ability to eat solid spiritual position of milk. Òun ni pàtó ní láti máa ṣe oúnjẹ líle yàtọ̀ sí Solid food is for the mature. Oúnjẹ líle ó wà fún wọn tó ti dàgbà failure to eat meat láti jẹ ẹran. indicates a lack of spirituality a lack of growth. àpẹẹrẹ ló jẹ́ pé èyí ò dáa tó nípa tiẹ̀ ní àpẹẹrẹ ló jẹ́ pé èyí ò dàgbà tó. we continue from here next time. àwọn tẹ̀síwájú oríta ẹ̀ nígbà mìíràn. bọ̀dá jáwé ya. ṣùgbọ́n níbi tẹ́ ẹ wá ẹ. láti kò bá dáhùn rẹ. wọ́n fẹ́ kẹ́ ẹ tẹ orí nípa. And begin to talk to the Lord about your life. Kẹ̀sì bọ́ bẹ̀rẹ̀ sí fọlọ́run sọ̀rọ̀ nípa ayé yìí. The father. Ṣé bàbá. I must go beyond where I am now. Mo láti I can't continue like this. Whatever is disturbing you from growing. Ohunkóhun tó ń ṣe mi lọ́sọ̀ jẹ́ kí n dàgbà. No matter how I love it. Ó sì ń bí mo fẹ́ràn Take it away from my life. Ẹ mú kúrò nínú Begin to talk to the Lord. Ẹ bẹ̀rẹ̀ Talk to the Lord now. Ẹ Amen. Amen. Rise to your feet now. Lay one hand on your chest. Say every idol in my house. Gbogbo òrìṣà tó ń bẹ nínú Can you say it seriously? Ẹ sọ. I break them to pieces. In the name of Jesus, open your mouth and begin to pray like that. Break to pieces all the idol. fọ́ wọn sí wẹ́wẹ́. In Jesus' name we pray. Father, we thank you for a time like this before you. Bàbá dúpẹ́ And we praise your holy name for the moving of your power and strength. Father, as the people go away from here. Let your anointing and your power overshadow them in the name of Jesus. This month will be a month of breakthrough for you. Physically and spiritually in the name of Jesus. The Lord will answer you in every way. And be your rock and your shield. I cover you and your family with the blood of Jesus. The Lord bless you from Zion. And make his face to upon you. And be gracious unto you. You will go from strength to strength. And from glory to glory so that life will be inside the marathon of testimony. In the name of Jesus. Father, answer this prayer request by fire. In Jesus' name we pray. Don't forget the manna water services continue on Wednesday. Manna water services will continue on Wednesday by the grace of God. Come with your bottle of water, a bottle of water. Let us share the grace in fellowship. Ẹ jẹ́ ká jùmọ̀ sí orí Seven glorious hallelujah. Let's go.